náà a tún jòkó ọlọ́run sí ni ọrọ̀ mú bẹ́ẹ̀ alhamdulillahi rabbil alamin olúwa ma lóore o gbọ́n tí a bá ma wá sọta bá ma gbọ́nà ọlọ́mọsàájò wúlò fún wa kò ṣe ní balẹ́jọ́ dáadáa fún wa kò má ṣe ní balẹ́jọ́ aburú ni pẹ̀lú ogun ọlọ́run bẹ̀ náà láti bẹ̀rẹ̀ tọ́rá àti ìbà délẹ̀ kanára wa létí òun ní ń pa pé gẹ́gẹ́ bí àṣà táwọn kan máa ṣe kó tó dípa nẹ́bì dé tírú rẹ̀ náà sì tányányán kọ́dà láwùjọ tiwa iná ìyẹn ni ká máa tiwa ká ma wo nǹkankan táwọn kan yí bá ẹyẹ kan ni ó dún ni ẹyẹ kan ló ni kọ́dá èèyàn fi ẹsẹ̀ kọ ni ká ma túnmà a bí ó ti ni kíní yóò dáa ni kíní yóò ní ni òun náà là ń pè ní ọ̀rọ̀ ìyẹn ni pé ìmá fi in tó jẹ́ kọ́ jẹ́ pé láwúlò ẹyẹ àti sàlàyé fúnra wa ẹyẹ làwọn máa ń lò ń jọun ni àmọ́ gbogbo nǹkan tẹ́yàn bá lè wò ó lò lónìí náà tí ó fọ̀rọ̀ síbi pé bọ́lọ̀ ń bá fẹ́ nìkan nìkan yóò dá bí ọ bá sì fẹ́ ọ̀ságbára la hawla wala torí náà walahum ma al-imam al-bukhari wal muslim gbogbo bí wọ́n bá ti wínú tíra hadithu pé wà láhùn mọ́ àwọn méjèèjì àwọn méjèèjì àwọn wòlà àwọn méjèèjì al-bukhari wa muslim nínú karama tọ́lọ́wọ́ bá ṣe fáwọn ẹni rẹ̀ nù ńgbàbá wá di pé húnmọ́ tọ́jẹ́ pronoun lásán ó ti wá di bí ó kọ fáwọn kan nínú ma hadithi ní a máa ń sọ̀rọ̀ hadithi annabi sallallahu alaihi ní a bá ní àwọn méjì ni sáwọn méjì ní al-Imam al-Bukhari wa Muslim ọlọ́mọsáàsà lékún àánú rẹ̀ fún wa kọsàn wọ́n lẹ́sàn dáadáa gbogbo sẹ́rí gbogbo tí wọ́n ṣe an Anas ibn Malik wọ́n gbà wá látọ̀dọ̀ Anas ọmọ Malik òun lẹni tó gbọ́dọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam fún àìmọye ọdún قال قال رسول الله صلى الله عليه وسلم ana sì ní mo gbọ́ tó jí sí ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́run kọ ma bá tí ń sọ báyìí pé láàádìwà wala tayara wa yu'jibuna al-fa'lu qalu wa ma al-fa'lu qala al-kalimatu at-tayyibah láàádìwà a kà níjò ní ní ìjókòó ta jókòó kan ìná hadithu abi hurairah radiyallahu anhu la adwa annabi larun kan ò lè tare nìkan bọ́ sáré lomi illa an yasha allah ìtumọ̀ la adwa nu àrùn ò lè ràn àyàfi pẹ̀lú kíni àyàfi bọ́lọ̀ ń bá fẹ́ kọ́ràn àti sàlàyé yíò fúnra wa ká má sì gbọ́ torí ẹ̀là nẹ́bí fi ní bọ́ bá wá rí adẹ́tẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tẹ́yàn ọ́sà fún kíni yọ́sà fún kíni ẹnu hadithi mi annabi níbẹ̀ bá rí ràǹkúnmí tí ó rẹ̀ ẹ má kó wọn sùn síbì kan náà pẹ̀lú èyí tí ó ṣe kíni pẹ̀lú èyí tí ó rẹ̀ ìyẹn ni pé kèé ṣe pé kò lè ràn àmọ́ kọ́mọ́ bá àkídà ẹni jẹ́ òun ni túnmà láàádọ́wà pẹ̀pọ́lọ̀wọ̀n bá fẹ́ kò ní rí bẹ́ẹ̀ mùsùlùmí gbọdọ̀ bẹ́ẹ̀ òun lọ́lọ́run ó fi máa fọ̀kọ̀ kan hàn wá nílé kan náà wọ́n tẹ́sì bàbá yọ pọ́sítífù wọ́n sì tẹ́sì ìyàwó wọ́n ni nẹ́gítífù lòun ẹ̀ka wọn ọmọ wá wọ́n ni nẹ́gítífù ni wọ́n fọ́dà wá náà rí Nàìjíríà èyí tàà fi máa gbọ́kínú yẹnu láà àdùwà àrùn kún olé fúnra rẹ̀ rà gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ìbẹ̀nú àkọọ́lẹ̀ pé yóò rí àmẹ́yìn wọn wá pé kí mùsùlùmí ó ṣe kíni kọwà kí alex àti sàlàyé púpọ̀ gúnra wa a ṣe débi pé abdurrahman bin aufin radiyallahu anhu ingbọ́ta jà kalẹ̀ àwọn sọ́kalẹ̀ nílẹ̀ sáàmù tí wọ́n máa rúfẹ́ wọlẹ̀ sáàmù abdurrahman bin aufin lọ́rán ilé jípa nẹ́bì níbẹ̀ bá gbọ́ pàjà kalẹ̀ àwọn bẹ́ndù kan fàlá tadkhuluha ẹ̀mẹ́wọ̀bẹ̀ وإذا كنتم فيها فلا تخرجوا منها. bọ́bá wá sẹlẹ̀ ń lù tẹ́ ń gbé tẹ́ wà ẹ̀mọ́ jáde gbogbo eléyìí lábẹ́ẹ̀bẹ́ láti gbọ́ tó máa ń dáa nẹ́bí sọlọ́lọ́ àwọsọ́lọ́ wípé láà àdùwà àwọn ìràn fún rẹ o àfi bọ́lọ̀n bá se kíni bọ́lọ̀n bá ní yọ́ọ̀rán wọ́dá tó yọ̀rọ̀ kò sì sí tí ọkàn ìgbésí ayé ẹnìkan dá kò ní dáa ìrìn àjò yóò dá kò ní dá níbi pẹ́yẹ kan fò ẹyẹ kan bá àbẹ́yẹ kan kọrin àbíkò owó ìdún e ọgbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ìyàn bá jọmọ lẹ́yìn annabuwa Muhammad sallallahu alaihi wasallam òun náà kó sábẹ́ láàádíwá kò sí ń tọ́kan ẹyẹ níbi ìgbésí ayé tí àgbítẹlòmí níbi ń tọ́ ń wá lọ yìí ibi ọ́ dá àbí kò ní dá níbi ìrìn àjò yìí

inú sáfàrí lẹ́fẹ́ sí ìyàwó agbúrú ní ànábì ní òsìn tí ń jẹ́bẹ̀ ọ̀ ìyàwó tí ó dá yọ́sẹ̀lẹ̀ ń sọfàrù èyí tí ò ní dá ọsẹ̀lẹ̀ ń sọfàrù gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ al-muharramu àti mo túnra mi ṣe nísìn al-muharramu ó kọ tó sọ alákọ̀ọ́kọ́ ń jẹ́nu nǹkan èèwọ̀ àmá oṣù kí lòun al-muharram torí náà annabi kìlọ̀ fún wa o káwa náà wá fi gbogbo ń tọ́ bá jọ mọ́ bẹ́ẹ̀ wọn èwẹ̀ ń jọ alàrùbá wọn èfárí ń jọ alàmísí wọn ègé kaná ń gbogbo ilé ẹ̀dà gbogbo tí ọlọ́wọ̀n ọba ní haramu sọ di haramu torí àwálàwọ̀ mẹ́wọ́n rẹ̀ kí ń tó ń pé wọ́n wọn èsè nǹkan báyìí ń jọba ìkíni tó máa rẹ̀ di haramu nù ya bọ̀bá se lè yí kọ̀dá ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ló ní àṣẹ kọ̀dá ẹ̀dàkùn ọlọ́run tí èyàn bá ni kí pè torí náà annabi sallallahu gbogbo àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ à nǹkan báyìí à ẹ̀yin náà ẹ̀rí ẹyẹ tó fò ní ní ẹ̀yin ọ̀gbọ́ pé kòwé à lásùbá kọ́dá nílẹ̀ Yorùbá wọ́n ní bọ́ bá jí tó forí kó jàǹkáwọ̀ ẹ̀dàkùn ni ò ní jàǹkáwọ̀ nísìn ẹlòmí ń bẹ́ ń bí ìdàmú dìsìn tí ń wọlé kí látàrí pé à wọn ma tó ń ṣe ìbóhun ẹ̀rákùn ẹjá jọ mọ́lẹ́yìn annabi tààrà ọ̀ sallallahu alayhi wa sallam ara àkídà àdíọ́kàn mùsùlùmí oníkọ́ gbà pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ àìgbé tọ́lọ̀ bá fẹ́ gbogbo àwọn tẹ́yìn wá ń fi ń wéra wọn alfa'alu anábìlá mẹ́rí alfa'alu mọ́ fẹ́ràn rẹ̀ wà yu'jibu ní alfa'alu qalu wa mal fa'alu bẹ́yìn dáyẹ̀ tí ń retí kí ń sọ tún mọ́ rẹ̀ pé a ah, kí ní ń pè ń fa'alu àwọn sọ̀hábẹ́ náà bí annabi pé annabi ah, kí ní fa'alu tẹ́lẹ́yìn qala al-kalimatu at-tayyiba ọ̀rọ̀ rí ọ̀rọ̀ dáadáa lẹ́nu ànábì ní yíò lọ dáa sallallahu alayhi wa sallam yu'jibuni al-fa'l qalu wa ma al-fa'l qala al-kalimatu yìí òun lẹ́yìn optimism kéèyàn wà optimistic ìyẹn ni pé máa dún ààrẹ nínú pé yóò dá máa dún rẹ̀ nínú pé gíní pẹ̀lú ògbò ọlọ́run kíní yóò dá máa sọ̀rọ̀ pé in tí ń ṣe yóò ṣe gíní yóò ọ̀wọ́nú ọ̀rọ̀ orí lẹ́nu tẹ́yàn nẹ́ta máa pé á ah, pẹ̀lú àbí sẹlòmí náà lákín pẹ̀lú gbogbo ẹ̀là nẹ́bí sàlàyé sallallahu alaihi wasallam òun làwọn alfáà ní lápẹjú eléṣẹ́ ọ̀rẹ́ nìkan ń wá nǹkan ó sọ nǹkan nù àwọn alfáà ní kọ wá sọ fún pé ya wájìdù ya wájìdù ẹni tí ń wá nǹkan tó rí ìmúdà kèrí o àmọ́ òun fún oní kíni òun fún oní ròdùn nínú pé ó rí èyàn wà lórí ààrẹ ọwá kanlẹ̀kùn rẹ̀ oníyà sáàlìm ìwà alálàáfíà yí mọ́ wá kí kèé gbádùn o àmọ́ alkalimatu àtọ̀lì yu'jibu ní alfa'àlì anábìlẹ̀ mìíràn fẹ́ràn abẹ́ ó sì dáa kájọ́ ọ̀rọ̀ orí ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ náà ni ká wá ṣe bẹ́ẹ̀ gbogbo alábàgbé wa ká ṣe gbogbo àwọn èèyàn kọ́dà ń ka nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam anábi ń lọ lórí ìrìn àjò arákùnrin kan wá ń gúnra kúnmi rẹ̀ ń kẹsẹ́ kó rìn kó ń gún kẹsẹ́ kó rìn ọwá ní kí lọ kan kọ́kọ́rọ́ mọ́tò bọ́yàwó lọ wérí bátìrì rẹ̀ pé wò lórí ibu mọ́tò yìí kọ́dà kọ́kọ́rọ́ yàrá ẹlòmí náà ni yàrá tí ó wọ̀ tí ó sún ẹwọ ẹwọ lò sí kọ́kọ́rọ́ yìí sí ń sí kò sí ni manil la'inu ba'iya manil la'inu ta nínú yí tí ń gbé nǹkan ẹ̀gùn rẹ̀ sí pé ní bọ́lọ̀wọ̀n ọ̀lá nẹ̀ olóhun ni annabi ní padà lẹ́yìn wa la tashabni bí mal'un magbe kẹ́tẹ́kẹ́tẹ́ tó ti láánà tẹ̀lé mímọ́ ẹ̀kọ́ lànàbì kọ́ wa yu'jibuni al-fa'lu qalu ní yu'jibuni èyí wọn mọ̀ fẹ́ èyí wọn ni súnnà tàbí Muhammad sallallahu alaihi wasallam yu'jibuni al-fa'l qalu wa mal fa'lu al-kalimatu at-tayyibah gbogbo ọ̀nà lànẹ́bì fi practicalize tí wí ní fi mórí sí iṣẹ́ example sí wa kódà ń lọ bá yìí sallallahu alaihi wasallam ẹnìkan wá bá ànábì ànábì ní ìlókọ jẹ ó ní ṣìháàbù ogun náà ànábì ní mẹ́jẹ ṣìháàbù náà mọ́ àntà hìṣàmù ànábì pààrọ̀ ọkọ̀ ẹjọ́ rẹ̀ mẹ́jẹ ṣìháàbù àti jẹ́ yọ̀ọ̀jíbù ní alkalimatu tayyiba bẹ́ẹ̀ ni lára àwọn obìnrin náà arábìnrin kan ànábì bí pé ìyá kí ló oní jàtàmà kọ́lá nàbí sallallahu alaihi wasallam anti hassana anti hassana jàtàmà àti jẹ́ tí ó dá tó burú ni wọ́n gbé bẹ́ẹ̀ àti tó dá ní ọ́ anti hassana yu'jibuni al-fa'l al-kalimatu at ló jẹ́ ká nàbí ọmọ àmà pàrọ ọkọ̀ pẹ̀lú sallallahu alaihi wasallam níbi iná káwá yà lọ bí ìdájọ́ ṣẹ̀ríà gbogbo àwọn tá nẹ́bí ń pàrọ ọkọ̀ wọn yìí jàsáàmà tó ní ọmọ ẹjẹ́ hasana shihabu tó ní ọmọ ẹjẹ́ hishamu ànẹ́bí ò pé wọ́n lọ tún lè yapa tún súnà pa torí ọ̀pọ̀lọpọ̀ béèrè lónìí pé kọ́dá bàbá kan bí méjì ní pé òun ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni wọ́n á tún ní kóhun lọ pa súná kò rí bẹ́ẹ̀ o bàbá ó kọ tẹ́lẹ̀ fẹ́ má jẹ́nu ìsìláàmù ẹ má jẹ́ nǹkan yí lọ kò nídi súná má súná bá síkò ẹ bá ti kọjá kọjá nù owó ni ò sí ni nǹkan kan lọ́fà ni bọ́ bá ti kọjá àsìkò ẹ̀ súná tún fàtàmà àdùwà ilé ìlọ́lálàáfíà nọ́rọ̀ àwọn alfa torí pé ní ààrí pé ànábì wífẹ́ nìkan rí njọ́ka tó ti dàgbà kẹrin àwọn èèyàn lànẹ́bì sì kéǹjì ó kọ wọn ẹgbàgbé bára ní arábìnrin tó lóhun jẹ́ bára ànábì ní má jẹ́ bára má má jẹ́ kí ní zainab wọ́n pa súnámì torí náà inú ìdájọ́ sẹ̀ríà tọ́lẹ́pọ̀ mọ́ bàbá nídìí àti kíni àtẹ́pa òkọ̀dà ara tí ma mú yàn pókọ̀dà lábí yà lọ́ọ̀bẹ̀ òun ni kódò kọ́dà nẹ́bí bá rí gáà ah, ah, èyí ọmọ tó ma ìtúnmà bú nígbà tó ń sé pèlé rẹ̀ mọ́sé pèlé rẹ̀ sàdúà fún rẹ̀ mẹ́jẹ́ jàzámà mẹ́jẹ́ hasana mẹ́jẹ́ ṣìhábù mẹ́jẹ́ gíní ìṣàmù àti ọkọ̀ torí èyí náà tó ń dá wa lálẹ́ lónìí pé ẹ̀rọ kọkọ́kọ́ tí wọ́n jẹ́ wọ́n sì gbá dí sí ànábì pa ànábì ma pààrọ̀ ọkọ̀ wọn ò sì pààrọ̀ ẹ̀ ó sì lè nídi tó fi lóhun ò sí gíní ọkà primary ọkọ̀ tí university wàhálà Nàìjíríà rẹ̀ tó kóhun sí wàhálà tó hùn ma lọ léwé ìròyìn ma jọgin òun ti gbà mọ́ òun ní lè change rẹ̀ ǹjẹ́ dandan ni ká múra dandan pé àbíkọ change ó kọ̀ là kẹ́ẹ̀ṣẹ́ dada ọ̀dà bọba gbà bọba change rẹ̀ àmọ́ bí èyàn bá nídí kan àbí mi kọ́dà bí ìsà àwọn ìdí dáadákọ̀ iná kẹ́ẹ̀ṣẹ́ dandan ni pé ńgbà tí wá wí fún ọ ah, gbá kọ́lá mọ́ rí inú àdísí róòkọ́ tó ń jẹ́ ìyá ànábì yóò kọ ẹnìkan padà kìí ṣe dada ànábì náà ṣe ní kíni kò ṣe ń dada sallallahu alaihi wasallam kí lè rí ẹ Sa'id ibn al-Musayyib min al-fuqaha as-sab'a inú àwọn àgbàfà at-tabi'i àwọn àgbàfà tó délé an abihi an jaddihi Sa'id ibn Musayyib ní tí mo fẹ́ wí bàbá mi ló wí fún mi bàbá mi náà rìpọ́ọ̀tù rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá mi bàbá bàbá Sa'id sọ̀hábí Ànábì sallallahu alayhi wa sallam òun ni wọ́n ń pè ní haznu haznu in tó lé ni wọ́n ń pè ní ni wọ́n ń pè ní haznu ó kọ̀ tí wọ́n sọ́nù <laughs> sàídù mínú musayibi ní bàbá mi musayibu sọ fún mi pé bàbá bàbá mi ti ń jẹ́ hasinu lóhun dọ́dọ̀ anẹ́bí ìjọka anẹ́bí lé bàbá èwo ló kọ́ yí olóhun ní hasinu ni anẹ́bí ní hasinu bó anta sahalun <laughs> anta sahalun bá anẹ́bí ti se náà ó se wí fún jàtàmà pé anti hassan tó wí fún shihabu pé anta isha bẹ́ẹ̀ náà ló wí fún bàbá bàbá sàídù ibn Musayyib níjọ́ tó wí fún pé hasinu ló kọ ohun tó lè ah, ànábì ní tọ́rọ̀ ní ọ́ sahalu ní tọ́rọ̀ <laughs> ohun anta sahalu Sa'id ibn Musayyib ní èsì tí bàbá bàbá tó ń fọ́jọ́ náà ní pé a ah, ma ana bi mughayyirin isman <laughs> samani àbí ah, èmi ò lè yóò kọjú wọ́n sì ń bọ́rọ̀ mí lọ sallallahu alayhi wa sallam kò dìjà <laughs> ànábì òbú hákàdà <laughs> muhammadun kana muhammadun sallallahu alaihi wasallam. sallam èyí tí ó bá jẹ́ dandan kò ní pè dandan ọlọ́nlọ́ràn àdíìsù tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni sàídù múnú sáyé bí àgbàfà <laughs> ni bàbá bàbá ní à ẹ̀gbọ́ èmi ò ó kọ́ tí bàbá mi sọ mi èmi ò ní lè yí padà o annabi sì fílẹ̀ sàídù ní wọ́n ń sọ jọ́ náà pé kọba ti dá bí bàbá bàbá wá bá gbọ́njọ́ náà wà máa zánà ti ṣùzúnà tó fíìnà lílé kókò wọn òkú mẹ́lẹ́bí wà nù ní sẹ́mọ̀ <laughs> pé choice nù in tó múnù ó sì ní consequence àmọ́ jẹ́ dandan ni kìí ṣe sàídù ní wà máa zálàtì ṣùzúnà tó fìnà dòní yìí lílé kúkú yóò kó mẹ́lẹ̀lẹ́wà a máa nábi ò sí ń dada fún sallallahu alayhi wa sallam torí na kamẹ́lẹ̀ iná pọ̀ ọdá alkalimatu tó kọ rẹ̀ dàbí yọ ma túnmà bí èpè bí tí ọ̀ dáadáa mọ́jẹ báyìí máa ma fún rẹ̀ ń ro dùnnú alkalimatu at-tayyiba bọ́ bá gbà alhamdulillah bí ọ bá gbà èyí wọn ò dìjà o ọ̀dọ́ ń bí díà o torí pé hazinu bàbá bàbá Sa'idu ibn Musayyibi wájú annabi náà ló ti lóhun ní pa ó kọ́dà kò sì dín kankan torí náà bó ti jẹ́nu wàmàl fa'alú ọ̀lá alkalimatu tọ̀yìbà ọ̀rọ̀ rí ọ̀rọ̀ dáadáa anábi ni mo fẹ́ ọ̀rọ̀ dáadáa o in lọ́rọ̀ bú o ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa mo fẹ́ kéyàn máa sọ wàlí abi da'ud abu da'ud ló tún gba hadithi eléyìí rahimahullahu ta'ala bisanadin sahihin abu da'uda ńgbà wo sánàdù àdífì yìí ọjẹ́ sánàdùn sọ̀hírò mọ̀ fẹ́ sọ kankan pa yíò a padà wá bẹ̀ ni mo fi fáwà tó lábùlẹ̀ ilmi al'imamu ibn abdulwahab ni bi sanadin sọ̀hírò ah àdífì tí mo fẹ́ kà fún yíò chéni rẹ̀ sánàdù rẹ̀ ọlálàáfíà kò sí tó sí an Uqbata ibn Amir qala عقبة بن عامر ذكرت الطيرة عند رسول الله alaihi الله عليه وسلم sọ̀rọ̀ ń pa ààrẹ yóò fò ààrẹ yóò bá ẹ̀yẹ kòwé ké ẹ̀mọ́sẹ̀kì ní jọ báyìí àà ti pọ̀sẹ̀ ni àà ǹgbò ti rí báyìí ẹ̀padà ẹ̀padà kò ní dáa wọ́n sọ wájú annabi annabi ní faqala ahsanuha alfa'al annabi lè rẹ̀ ìtọ́ dá òun lọ̀rọ̀ orí ta wílẹ̀ kan ni ìyẹn ni pé tẹ́ fi ń búnra yín ní gíní ní ròdùnú yà ẹ́ bá wọn lè àyọ́ dá ẹfọ̀kan yí sọ́dọ̀ ọlọ́run ẹ máa lọ pé ah, nígbà ní ọjá ìlàgò mẹ́sàn pléènì dé lágò mẹ́wàá ẹlòmí ń torí ẹkọ́ ní airport gba ah, sáà tí wọ́n fún mi o kí wọ́n wá bá mẹ́kọ̀ ní sáà kìíní ẹkọ́ rí ẹmọ lọ́gbẹ̀ ń lọ yọ́ dá ṣàdúrà ìfọkàn yín sọ́dọ̀ Ọlọ́run Ànábì ní ahsanu ha alfa èyí tó dáánú nínú pàbí nǹkan wé nǹkan òun lè tó jọ bí kíní ìgbà tẹ́yàn fúnra rẹ̀ ní ròdùnú tá pè ní kíní optimism alkalimatu àtọ̀yìnbà ọ̀rọ̀ rẹ̀ àmá o ọ̀nà lámà wà látàrúdù muslima àti tíyàrọ̀ ni àti fáàlù ni kọgbọ́dọ̀ jẹ́ pé ní musulmi ọmọ ọ̀rọ̀ rẹ̀ lé lórí pé in lọ àbí ní lọ in ṣe àbí ní ṣe gbogbo ẹ̀ fi ti sọ́dọ̀ ta sọ́dọ̀ ọlọ́run wà látàrúdù muslima ibi ìlàwọn alfa rahimahumullah ni wọ́n ti kọ́rá wọn mú dájọ́ ṣẹ̀rí àkàjáde ń bẹ̀ náà àtíyàrá ṣíríkù ká ma gbò nǹkan gbá ah, ẹyẹ fò ẹyẹ bá nǹkan kan ìran kan nù rẹ̀ ẹbọ ni àmọ́ngbò ní ó tó dẹbọ tó dẹ́sẹ̀ ma wà látàrúdú mùsùlùmá èyí tó wá <laughs> àpàdà kanú hadithi mi tó clear pé àtúyàrà tó má a ń bọ́ọ́ká àwọ̀rọ̀dà tí yára tá nẹ́bí ní ọ̀dá lòun tó gbẹ́sẹ̀ lé tó fi take action torí ẹ̀ ló fi wá ṣe àbó ti fẹ́ ṣe tẹ́lẹ̀ torí ẹ̀ ló fi wá ṣe mọ́ àmọ́ kóró bọba ti wá róhun tó sì ní a'udhu billahi minash shaitani wọ́n ṣètọ́ni ọ̀dẹ́sẹ̀ wala taruddu mùsùlùmá mẹ́jọ jẹ́ pòun ní ọwà àdọ́ padà bí o ti fẹ́ ṣe o ti bẹ̀lọ́un o sì istikhara gbogbo ń tọ́lọ́n fẹ́ obéèrè ọ̀nà obéèrè ìmọ̀ràn gbogbo eléyìí ti ṣe gbogbo yìí ọ̀sẹ̀ istikhara tá nẹ́bì ní bẹ́ẹ̀ bá ń dáútù pé kí n ṣe àbí mẹ́sẹ̀ ó ti ṣe gbogbo yíhun kìníkà wá lúrùn àgbà ah! kìní tí mo rí wọ́n sì ní bẹ́yàn bá rí bọ́ bá padà ọ̀sẹ̀ bọ̀ àmọ́ bọ́ bá kàn wá sọ́kàn rẹ tó sì ní àwọn ògùnbẹ̀dà ó sallallahu alayhi wa sallam torí bẹ́ẹ̀ fa ìdárọ̀ a àhàdùkún ma yà kọ̀rọ̀hù fẹ́lẹ̀kù wọ́n là nẹ́bì ní bẹ́yàn bá kàn rí nǹkankan tó kan rẹ̀ kọ́ bọ́yárún tó ti bá sábà gbá ah! wọ́n sì ní bẹ́yàn bá ríru kìíní yìí nǹkan wàlá haúlá wàlá kúwàta illa billah ẹmẹ́ ti ha àdúrà yìí ẹmẹ́ ti ṣegí ẹmẹ́ ti ha torí pé hadithu yọ lẹ́sẹ̀lẹ̀ àmá alhamdulillah lẹ́yìn péjì kan sísìn àdúrà tó lẹ́sẹ̀lẹ̀ ń bọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run á sì kàálò nínà amẹ́kọ̀ọ́ tí mo fẹ́ kí àwa tó lábùl ilmi ọkọ̀ sheikh muhammad ibn abdul wahhab àgbà àfáà aládìísí làwọn náà wọ́n sì yí ń bí wọ́n ní bisanadin sahih pé ẹ̀rí àdíìsù tí mo fẹ́ kà fún yíyó sánàdù rẹ̀ sí kíni ọlálàáfíà nígbàtí ìwádìí ìjìnlẹ̀ sì lọ wájú sí apadà rí pàdíìsì yìí inú ọ̀ràn àdíìsù tí wọ́n ń pè ní mọ́rùsàlù وهو من من من من انواع الحديث الاحاديث الضعيفه nínú ra àwọn àdísù tó lẹ tí ó lálàáfíà làdísù tí wọ́n bá pè ní kíni mursal tọ́yì sí ṣékù ṣe mistéèkì nú kìí ṣe gàrábà ṣékù lè ṣe mistéèkì kò stringi gbàjẹ́ ìwọ̀n ìsà nẹ́bí ọlọ́run wọ́n lè rò pé bè sanadin sahihin kò sì má rí bẹ́ẹ̀ àmọ́ kódà tí ṣékù wúyí kò sí mistéèkì mẹ́rin kò sí gíní kò sí mistake mẹ́ èyí wọ́n mọ́ fẹ́ kí àwà tó lábò lè nímẹ̀ ọkọ́ lẹ́kọ̀ọ́ bàbá ń ka ń bí kan tí wọ́n ní bisanadin bí ìgbà téèyàn ń káàfọ́ sọ pé hadithu yíò hadithun sahihun ọ yàtọ̀ fún kó sọ pé hadithu yíò bí sanadin sahihun àmọ́ lọ́dọ̀ tí wá àwásá ti gbọ́ sahihu gbá sahihu ní sahihu <laughs> àwọn ọ̀gbá lérò bẹ́ o ẹ̀sì má ara ọ̀rọ̀ bọ̀ wọn lọ́rùn naam alhadithu bí sanadin sahihun àwọn alfa aládìífì wọ́n ó stọ́dì chain kí ni wọ́n pè ní sanadu òun ni chain of transmission bó ti wá ẹni ọgbọ́ lẹ́nu ànábì ẹni òun náà wí fún ẹni ọgbọ́ lẹ́nu ti ẹ̀ náà ẹni òun náà wí fún tó fi wá kan èmì tí ìyẹn ni pé tó fi kan àbúdáúdà lọ́wọ́ al-Bukhari ṣe kọ àwọn ti ẹ̀ kalẹ̀ àwọn wà make sure pé táwọn fi kọ́ kalẹ̀ yí o gbogbo ẹni ọgbọ́ ẹni ó wí ẹni ọgbọ́ ẹni ó wí ẹni ọgbọ́ ẹni ó tẹ lọ́ọ̀kà nẹ́bì sallallahu alaihi wasallam wọn kọ́ lákọọ́lẹ̀ rẹ̀ òun lẹ́fì rí gbogbo àwọn tíra hadithi wọ̀nyí Bukhari ni àti Muslim ni àti Abu Dawud àti Tirmidhi àti Muwatta àti Musnad al-Imam gbogbo wọ́n wà kọ kún ó tó sọ àdífì kan ókò èèyàn ni wọ́n kọ̀kọ̀kọ̀ wọn ò sí èò tí wọ́n ń sọ ní pé àwọn tí wọ́n gbọ́ ní o eléyìí ló gbọ́ lọ́dọ̀ ànábì ó wí fẹ́ ní báyìí òun náà wí fẹ́ ní báyìí òun náà fẹ́ tí kìnmí èyí òun là ń pè ní kíni sanad àkọ́kọ́ sí àwọn àlfáà ni pé kí wọ́n stọ́dì chain yìí àkọ́kọ́ sẹ́wọ̀n à lamẹ́yìn bó lórí ẹnu náà wí fún bóòlórí bóòlórí ni pé bóòlórí ti pé wọ́n ń wọ́rọ̀ sí lọ́rùn kọ́ wọ́n ń ṣe wádìí rẹ̀ pé ọbọ́yọ́ jalẹ̀ àbí kankọ́ kò sí bóòlórí táwọn ń wá pé sóòtọ́ lọ́sọ̀ sékè sókòrò èèyàn torí gbọ́ ti jókòó àwọ olè wa pàdánàbì tí ò tí ó kọ̀rọ̀bọ̀rẹ́ ti rẹ̀ pé lóòtọ́ ànẹ́bì wí bàbá ti rí àfihàn lẹ̀ ni òkúrọ́ ní sọ fún apá ànẹ́bì wí ẹni tí ń parọ́ mẹ́yàn èèyàn tó rí fún rẹ̀ tí ń parọ́ ànẹ́bì tí ò rí ó yí sí fún láti parọ́ kíní yìí ńgbà wọn gbọ́ wọn ò ní tírà tí wọ́n kọ́ sí bóò ní nǹkan ihá wọn ti mọ́ wọ́n wà di yíò náà ọba ìpẹni tí ẹ sọ̀rọ̀ mẹ́wàá fún tí ó dìjọ kẹta tí ó sọ di mẹ́jọ àbí tí ó sọ di méjìlá kódà wọn ò ni ni bẹ́yàn bá kanú tíra àwọn alfa aládìs dán bá ní fòlánú dọ̀í dọ̀í fò mí ní gbéyàn jẹ́gbẹ́gbẹ́ ní o ó lè já àfá ńláńlá na ó lè jólúbẹ̀rọ ọlọ́run tí ò sí nǹkan tó kó bẹ́sìn ẹ̀ <laughs> ọ̀tọ̀ ni wọ́n tún wọ́n wà dọkumẹ́ntì ẹ̀ instances ibi mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀gbẹ́ bẹ́yìn náà rí àlégbára lélẹ̀ yìí ọ̀rọ̀ tá fi sẹ̀sìn ní kí wọ́n pé èèyàn dọ̀ífù yẹ́nìkan má gbọ́yé pé wọ́n lábú Hanifa dọ̀ífù èèyàn gbẹ́gbẹ́gbẹ́ ní ọ̀ ìtumọ̀ dọ̀ífù alfa aládìísì kọ́ dọ̀ífù tó mí èèyàn gbẹ́gbẹ́gbẹ́ òun ni abárọ́ lọ́rọ̀ ẹ̀

kò ní ìdí àmà wà <laughs> ẹgbẹ́ ma yẹ ìdílé bá wíwò ìmá hun òun ló fi léwu mẹ́jẹ wọn mọ̀ pẹ̀lú aburú sẹ́mọ̀gbẹ́ ni tí ń hun àdífì yóò ṣe ṣe kọ́mọ̀ hun gbà mí <laughs> àbíkọ̀ pọ́síbù yìí àmẹ́nupá ti mọ̀ pé ń hun ní kọ̀wàrí láìbù mẹ́ ìwọ náà sọ́ra mẹ́jẹ wọn ni òun làwọn alfáà bí máa pé gbogbo ẹni tó wá kọ́ọ̀tù nílé ẹjọ́ sẹ̀ríà tí adájọ́ bá kẹfin pọ́ parọ́ rílẹ̀ kan bí wọ́n bá mú wá lẹ́lẹ́rìí ẹlẹ́rìí ẹ̀rí rẹ̀ ní wọlé àwọn alfáà kan wá náà ah, ó lè ah, mọ́ parọ́ mi ilé òun ọ̀kan wá mẹ́ só jẹ parọ́ rí <laughs> àwọ́ ò lè rí pàtàkì jùlọ ẹ̀yin ọ̀dọ́ ọtí ẹ̀tọ́ nísìn nísìn láyé tàà wà yìí ayé <laughs> ọmọ àwọn akẹ́ tí wọ́n mú ansẹ̀ jì lọ́wọ́ wọ́n kọ̀ rárá gan omi tọ́ wà ń ní lẹ́yìn ọdún mẹ́wàá musliman lànàbí wí o sallallahu alaihi wasallam ọwá rí èyàn padà wá dẹ ní ọlọ́run <laughs> ọwá dózúra ní àtàní ẹgbẹ́ àbọ́ọ̀lọ́ gbé sórí íntánẹ́ẹ̀tì ọ̀sẹ̀lọ́run ò pàlá ìkọ̀dá olúwalẹ́ mọ́mọ̀ rántí àwọn èèyàn ní pàstí wọn tí ó ma. mọ́ wala na bil alqab ni ẹ máa fi táwọn èèyàn ti ṣe sẹ́yìn tí ọ̀dá ẹ máa fi rán wọn létí lẹ́yìn ìgbà tí wọ́n ti ń ṣe tọ́lọ́run torí náà gbogbo ẹni tó ní kámẹ́rà kí kámẹ́rà ń lé tí fi káàyàn ibi tẹ́sẹ̀ rẹ̀ ti yẹ bẹ̀rù ọlọ́run èyí ò sínú tọ́lọ̀ ní ọmọ sí àmọ́ ní sọ lè yìí kẹfì mọ báwọn alfa aládìsì kí wọ́n tó àráìbù sí pé àdìsù yìí ọlálàáfíà àdìsì yìí ọlálàáfíà ìtọ́pọ̀ ni wọ́n ń wò wọ́n ń wo òkúrọ́ ni àbí olóòtọ́ mọ́ á lè yùn nìkankọ́ wọ́n ó tún wo ṣe bí wọ́n bá wí nǹkan méjì tẹ́ẹ̀dún bí wọ́n lẹ́yìn ọ̀la ọ̀túnla tí wọ́n ní sọ́ di mẹ́ta àbí gbogbo ọ̀kan mo rí o ìyẹn ni pé kọ́ màámá àmá nǹkan ìhà rẹ̀ kò se tó èyún náà dọ̀ífù náà ṣẹ́rí táwọn alfáà bá ti wá stọ́dì gbogbo tíìnì tí wọn ò rí kankan nú ààyè yìí mẹ́ tí wọn ò kankan nú gíní ààyè yìí mẹ́ to play safe ká lo language wọn àwọn alfáà náà máa play safe pé ah nǹkankan sì ń bẹ lọ́kàn mi àmọ́ rí nǹkankan tí ọ bá dínà sánàdù yìí èyí ń làwọn àfọ́ wa pé bè sánàdín sọ̀hẹ̀ bè sánàdín ìyẹn ni pé ó tró challenge ń fẹ́ni tí ń bọ̀nù àwọn ti gbọ́ yé bẹ́ àwọn alfáà míì tó bá ka bẹ́ wọ́n ti gbọ́ yé pé ó ṣe gíní ó ní ẹ go further <laughs> èyí tó bá tún kù tí àmọ́ o sánàdù yí o sọ̀hí irú ẹ̀ ló ṣẹlẹ̀ ń bí hadithi hadithu yìí lódodo bí ṣékì ti wí pé sánàdín sọ̀hí kò sí tó kò só ń kùrọ kò só ń jẹ́gbẹ́jẹ́gbé kò sẹ́ni tí ọmọ ti ń wí àbí tí ma hànká tí ń gbàgbé bí sánàdín sọ̀hí ẹwà gbogbo ni dọ́àfù hadithi an ọkùbátá ibn àmì ọkùbátá ibn ọlọ́mọ́sá kí àwọn alfa pàtàkì jùlọ àwọn tó ṣe fídímá fún súnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ní tí wọ́n ṣe làwá ń jáǹfà ní ẹ̀lónì ara tí wọ́n ṣe tí ọ̀jẹ́ sí ọdá gbogbo àwọn sọ̀hábí ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá ń dọkumẹ́ntì wọn ẹni báyìí bá nẹ́bì láyé ẹni báyìí sàábí ànẹ́bì ni a eléyìí wọ́n wulẹ̀ ń pè ń sàábé ni kìí ṣe kíni kìí ṣe sàábé gbogbo ẹ̀ ni wọ́n ṣe nínú àwọn tíra tó lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ òun ni tíra al-isti'ab fi ma'rifati al-ashab ti hafiz al-maghrib ibn abdul rahimahullahu ta'ala bẹ́ẹ̀ náà ni usdul ghaba usdu al-ghaba fi ma'rifati sahaba usdul ghaba fi ma'rifati sahaba lil imam ibn al-afir ara wọn àgbà fáyìí ọ̀nà kò tí ẹjọ́ bẹ́ẹ̀ kí al-hafiz ibn hajar tó wá dé lẹ́yìn wọn báwọn tí ìsẹnu àwọn kọmplimenti isi àwọn tó ti lọ wọn ní dájú wọn nù hajjari ni ọ wá ṣe tí a ń rí láìlé lórí dòní ìpé a kọ́dá èyí tí náà wípé sọ̀hábẹ́ ni ngbà mọ owó tí ibn láàfírí mọ́ padà rí pé kìí sọ̀hábẹ́ àbá padà rí nkankan ẹnìkan tó ní èṣe sọ̀hábẹ́ apadà rí pé kíni sọ̀hábẹ́ torí pé kìí ṣe pé èyàn kàn ń bẹ láyé lójú ayé ànẹ́bì nìkan ní jẹ́ sọ̀hábẹ́ o kìí ṣe pé èyàn kàn ń bẹ láyé wọ́n bá gbé èyàn kàn ń bẹ láyé ní èsì tábù jáàlì àbúlà bí ọ̀ jọ jẹ́ beyond di pé ń bẹ láyé nígbà tí gíní nígbà tá ànẹ́bì ń bẹ láyé ó láwọn parameters ni pé ṣé àkọ́kọ́ ń bẹ láyé ńgbàtà nẹ́bì ń bẹ láyé ẹnìnù ẹnìnù tí ọba ti ẹ̀tí kọ́kọ́ kọlíbá ìbí yíò wọn ní go further àmá sí ń bẹ láyé ńgbàtà nẹ́bì ń bẹ láyé na ìjórí ànẹ́bì rí òun lọ́jọ́ jẹ́ pé An-Najashi rahimahullah An-Najashi tó gba àwọn Habasha kí ló dé táwọn àfíì kàkúnnà àwọn sọ̀hábí ń An-Najashi gbáyé pẹ̀lú ànẹ́bí ó ṣe dáadáa bá ànẹ́bí púpọ̀ àtàwọn sọ̀hábí ànẹ́bí sallallahu alaihi wasallam àwọn sọ̀hábí àkọ́kọ́ gba ara ni wọ́n Mákà ń wọ́n sá lọ Habasha lọ́dọ̀ Najashi ni ìjọ tí Najashi kú ànẹ́bí ní káwọn kírun sí lọ ọmọ ìyá àwọn kan kú lónìí ní Habasha ajẹ́gbé lójú ayé ànẹ́bí gan ló ti kú kò sí dáùtù ń bẹ̀ àmọ́ la yu'addu mina sọ̀hábà gbogbo àwọn tí ó rà tẹ́rí jí wọn ò ní gbé kíní ẹ̀yìn dákọ̀ tíra àti ibn hajjari fún yàbí al'isọ́ọ̀bà fi tẹ̀mìyízi sọ̀hábà al'isọ́ọ̀bàtú fi tẹ̀mìyízi as-sọ̀hábà tí ibn al'athiri ni usudul ghaba fi ma'arifati as-sọ̀hábà tí ibn abdulbari ni al'isti'abu fi ma'arifati al-ashab gbogbo àwọn tíra yìí wọn ní ànábì rí dị sallallahu alaihi wasallam ba ń bá inú tí wọ́n tún wò ní pé à halittadda sí ìgbò orí annabi mùsùlùmí lórí abi kèfèrí èyí tó yọ awọn Abu jali kóònù àtàwọn Abu Lahabi ya Abu <laughs> mélòó gbogbo mẹ́kà jọ́nẹ́ àmára áhù káàfir rọ́ annabiya sallallahu alaihi wasallam káàfir ìjọ tí òun orí annabi ọgbà fún ṣe mọ̀túnmẹ́ sí alẹ́rì láì lórí rẹ̀ kóhun máa sọ kábújá lè ọmọ sọ fún apá annabi wí báyìí <laughs> ẹni tó fẹ́ ba ogun tó kẹfì understanding táwọn àfáàmì èyàn ò lè jọ ìsọ̀ ha bí àbíkọ́ jẹ́ pẹ́ ni ọ kọ́dà bí wọ́n jọ gbáyé sallallahu alayhi kọ́dà wọ́n tún wá dìde bí pé só kú sórí islam <laughs> torí pé àwọn kan irtaddu lẹ́yìn ò sí máa àwọn kan islam mọ́ ebi ń jẹ́ àkọ́kọ́ ogun táwọn sọ̀hábẹ́ jà lẹ́yìn ànẹ́bì òní war of apostasy àwọn tán láwọn ò ṣe ìsìláàmù mọ́gbà agbọ́gbàtà ànẹ́bì bẹ̀láyé àbúbágbé ogun máa mọ́ pé kìníkan wọ́n bọ́sẹ̀ sẹ́yìn wọ́n láwọn ò ṣe ìsìláàmù mọ́ gbogbo ẹni tí ó rí ànẹ́bì ní mùsùlùmí tá ànẹ́bì kú tó sì mọ́ torí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí tàwọn sọ̀hábẹ́lá wíhun bẹ́ẹ̀ wọ́n wò tó yẹ wọ́n wò lára àwọn tábí títí títí tí torí náà in ti ṣe kò wí ń bí ibi sanadin sọ̀hí àmọ́ mo ní kí ni ibo ni nǹkan ti kó bá hadithi nínú àwọn tíra tí mo wí fún yìí ọlọ́mọsà tún kí àwọn àlfà súnnà lẹ́ẹ̀kan sí iṣẹ́ ni ó kẹ́ẹ́sáyé kọ̀mpútà tá pé kí ló lè mẹ́ ẹ̀sá ti kọ́ kúbà sórí kọ̀mpútà yóò gbé jáde bí máa ń bẹnu ẹbí òsì sí èyí tàwà ń ṣe lónìí tọrọ ọrùn bàbá ti tẹ ó kúbà <laughs> wọ́n sì ti stọ́ gbogbo ókọ àwọn sọ̀hábé bíyàn bá fẹ́ wá kúbà níjọ́wọ̀n àná tí ń wí even 50 years ago kí ni ó ṣe yọ́ kọ̀kọ́ gbé ó sídò lùgábà yọ́ máa sì ní yọ ma sí péjì kọ̀kan látòkè délẹ̀ kò sí mẹ́ ọ̀yẹ bá ń gbé àlìsì ààbù àwọn tíra tí ń wúye ìse fọ́lùmù méjì mẹ́ta mẹ́rin márùn ún lọ́kọ̀ọ̀kan wọn o ẹ̀bá ń gbé àlìsọ́bà wọ́n sì sé wọ́n fi wá fi rinlẹ̀ pé kò sẹ́ni tí ń jẹ́ kú bàbú náà mìírì náà àwọn sọ̀hábí ànẹ́rí <laughs> ah, bóò ló ti wá wọ́n tún compare note wọ́n wá padà discover pé Urwatu ibn Amiri làdífì yìí àwọn tí ń kọ nǹkan ni wọ́n ṣe mistake níbi wọ́n ti yẹ wọ́n kọ kọfù àtọ́yẹ wọ́n kọ rá bọ́yátà dáadáa ọba dígíní ọdẹ kọfù ó kọ ẹni tó gba hadithi yíwá ní kíni Urwatu ibn Amiri wa laysa mina sahaba kò sì sínú àwọn sọ̀hábí ànábí inú tábì Urwatu ibn Amr bọ́rọ̀ bá ti wá rí báyìí okùn wọn máa wá pé ẹnu ta ló ti gbọ́ ọba nẹ́bì láyé tábì lẹni tí ò ṣe gíní tí ọba nẹ́bì láyé sẹ́rí tí wọ́n bá wá wádìí wá wá wá wá wá tí wọ́n wá rí torí pé definitely ẹnìkan ló wí fún a sì rí ẹni wọ́n ma òun náà sì sọ pẹ̀lú báyìí ni ó wí fún àmọ́ sì dá wa lójú pé kò gbọ́ lẹ́nu ànẹ́bì torí pé kò bá ànẹ́bì láyé wọ́n wà ní hadithun mursal irú ẹ̀ ló ṣe hadithu tọ̀ ẹ̀dá kò sí contradiction bẹ́ẹ̀ bí pé hadithun mursalun wà bí sanadin sahih so contradict ara wọn kọ̀kọ̀ndádì ìjára wọn bí sanadin sọ̀hí àmọ́ síbẹ̀ náà mọ́rùsálòn wàdọ̀ì torí pé chain yẹn ó ti break àmẹni tí bóyẹ́ nìkan ni bóyẹ́ èèyàn méjì ni kọ́dà àwọn alfáà ma ń wà kíávù to the extent that irú ẹni tí mo dákọ lẹ́ẹ̀kan ni Sa'id musayyib wọ́n rá àwọn àhàdíhù ti ẹ̀kan náà tó jẹ́ múrsàlá tó sì pé ní òun náà kà ní kọ́ọ́lá rasulullahi sallallahu alaihi wasallam ìwádìí sì fi rinlẹ̀ pé sàáìdù ọba annabi láyé òun ló wí bàbá bàbá rẹ̀ ní sọ̀hábí annabi bàbá rẹ̀ náà sọ̀hábé ní ìsọ mékèé díẹ̀ ló kù kọ bá nẹ́bì láyé ni inú àwọn àgbàlagbà inú àwọn tàbí irú àwọn yíwọn àwọn alfáà máa fi wọ́n sọ́tọ̀ nínú mọ́rísàlù pé bọ́bá kù kàráǹgídá ẹ́ kàráǹgídá <laughs> àbí àlègbàrú mọ́rísàlù báyìí wọ́n ní torí from all indications àgbàlagbà tàbí ni sàídì bọ́nimọ̀sá ta ní ó sọ àdísì mú sọ̀hábé ni wọ sọ̀hábà tó kúlù hún ẹ̀dù kò sókùrọ̀ nínú àwọn sọ̀hábé kò só ń jẹ́ gbẹ̀jẹ̀gbẹ̀ nínú àwọn sọ̀hábé ànẹ́bì torí náà wọn a máa kọ̀nsídàrú hadith tó bá yẹ pé mẹ́ǹkì bá rí àtàbẹ̀yìn lẹni tó se àmọ́ síbẹ̀síbẹ̀ ǹjẹ́ tí alfa àgbà wí ǹjẹ́ orí bẹ́ àbí orí bẹ́ orí bẹ́ bí sanadin sahih àwọn ni ẹjá gbọmọ́ ẹjá ma terminologies àwọn alfa tí wọ́n wí hadithun sahihu yàtọ̀ fún bí sanadin sahih náà wallahu a'lam tọ́yì torí náà eh, mo ní àdúà وعن ابن مسعود مرفوعا ابن مسعود رضي الله عنه أقبع ولا تدع النبي ما بني مرفوع إتماري نبي قال النبي صلى الله عليه وسلم أجال النوتي يونا àwọn àfáà lọ́nà tí wọ́n fi summarize nǹkan tí wọ́n fi lè pé ẹ̀yin tá ń bá sọ̀rọ̀ yìí ẹ gbọ́dọ̀ ti kéú dégbé kamẹ́sẹsẹ̀ mọ́ wí gbogbogbò akẹ́kọ́ọ́lá rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ní ibn Mas'ud ní at-tiyaratu shirkun in ta ń pè ní tíyára ẹyẹ fò ẹyẹ bá ẹyẹ kan ké àà ẹmọ́ lọ kò ní dá ńgbà tó ti fò ní ńgbà ó ti bà sẹ́gbẹ́ ọ̀tún à ń gbé òsì pẹ́ ń kùnlé ilẹ̀ jírí hun ńgbẹ̀ ti jí láàárọ̀ ẹbọ kéèkéé ni àmọ́ inú ọ̀rán kíni inú ọ̀rán ẹbọ ni o àtìyàrọ́tú ṣìrìkò àtìyàrọ́tú ṣìrìkò wọ́n mẹ́ mínà ìlà wàlàkínà lọ́ha yòrìbùwó bí tàwàkùn kọ̀ wá sẹ́nì kankan nú wa àyàfí àyàfí kíni ọ̀dàdó mẹ́ ọwà ni wàlàkínà lọ́ha yòrìbùwó yòzìhìbòwó àmọ́wò àyàfi ìyẹn ni pé kò sẹ́nìkan ní àyàfi kí rẹ̀ náà mọ́ ma ṣe gíní kọ́ mọ́ ma wá sí ìyàn lọ́kàn ń gbà míì gbọba ìpẹ inú àwùjọ téyàn gbé téyàn dàgbà bánú walakinna Allaha yudhibuhu bit-tawakkul èyí ní fi kìlọ̀ fún wa pé ìwọ tí o bá tètè lọ lọ fúra sí gbọ́lọ́run ìgbára lọ́lọ́run rẹ̀ ogun ẹni tí èrò yìí tí ọba tètè ṣe kíní tí ọba tètè wá lọ bọ̀rọ̀ ọfihàn pé ní ìgbára lọ́lọ́run rẹ̀ tó nù lọ múra sí walakinna Allaha yudhibuhu bi at-tawakkul rawahu Abu Dawuda wa Tirmidhi wa sahhahahu wa ja'ala akhirahu min hadithu yi ala Ibn Mas'ud gbà wá lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam sáànẹ́bí náà ni ọmọ pé kò sí ẹnìkan nú àyàfi kí à wọ́n ni ẹ̀rí the last part àdíìdì yìí mẹ́ǹkọ́wúlé Ibn Mas'ud ó dì ló wí ìwọ̀n ìyẹn ni pé bí ìgbà tẹ́yẹn sọ àdíìdì tán tó wá comment ọ sọ àdíìdì tán wá ṣe kíní ọwá comment àtíyàrọ̀tù ṣírùkùn full stop ibi ọ̀rọ̀ ànẹ́bì dénú báwa náà ti sọ̀rọ̀ ń gbà mẹ́ta pẹ̀tọ́ àmọ́ ọlọ́wọ́ ṣàánú ní gbogbo wa náà láàmọ́ Ibn Mas'ud ní sọ̀rọ̀ wọn wa ma minna illa walakinna Allaha yuzhibuhu bit-tawakkul ọ̀rọ̀ ta lè yíhun èyí tó parí rẹ̀ hun ọ̀rọ̀ Ibn Mas'ud aléhìmọ̀ sọ́látù wọ̀sálà torí náà kẹ́yìn òye níbi iná nǹkankan bẹ tí kèyẹ lómi ìdìsí náà àmú ti yẹ ọ̀pọ̀lọpọ̀ irun tó ṣẹlẹ̀ ń bí iná ó ṣẹlẹ̀ ń bí hadithu mi hadithu bí tí annabi ti ní inna lillahi tis'atan wa tis'ina isma mi'atan illa annabi lọ́lọ́run láwọn ó kọ̀ọ̀kan o mélòó ni wọ́n 99 àwọn láwọn ọkọ̀ kan ìyẹn ni pé kò tún ma kíkọ̀ láwọn ọkọ̀ mi torí kò sí bí ànẹ́bì ti ní ọkọ̀ ọlọ́run they are 99 àsìgbọ́ àsìké àsìtú ọlọ́yàkù ah, ibi yóò bá lè mínà tù fún yìí bí n bá sọ fún yín pé kí ló kọ yín àfá Abdulgani wọ́n ní ẹ̀wù méjì kan o sí mọ́lẹ̀ ní ẹ̀wù méjì lọ

àwísta sáàrùta bí i fi ilmil ghaibi indak ẹnìkan níma ànábì ní jọ tí òun bá fẹ́ sí pẹ wa lábẹ́ alẹ́ ara ṣe ọlọ́run kọ́dà ń jọun lọ́lọ́run ó tó fi àwọn ọkọ̀ tó mún jẹ́ míì ni ó tó fi ma ànábì náà ànábì ń ní mà láyé ṣé ànábì tó wíyàn ní 99 kan ìyẹn ni pé wọ́n wà special kí ni ó dé tí wọ́n fi wà special man ahsaha dakhala aljanna ẹni ó bá ṣọ́ àwọn okọ̀ 99 yìí tó fi wọ́n tó gbọ́yé sísọ́ ní àṣọ́ kẹsẹ̀ hífúdù ìyẹn ni pé ọgbọ́yé ọha ọmọ túnmọ̀ rẹ̀ ó sì ṣiṣẹ́ tọ́ dakhala aljanna yóò wà aljanna in táwọn okọ̀ 99 ní fi ṣe kíni tí special ibi táwọn lọ ni pé nínú sọ̀híhù limamu al-bukhari ibi àdífì yẹ parí sínú àwárí nínú súnánù limamu tirmidhi aljami' lil-imam at-tirmidhi òun lọ́wọ́ wà ń bẹ̀ pé man ahsaha dakhala al-janna wa allahu la ilaha illa huwa ar tẹ́fì wá débi àrọ̀ṣídù àsọ̀búrù èyí táwọn kan tẹ̀ sẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run bí ìpọ́lọ̀ lọ́sọ̀ kalẹ̀ ẹra wọn kùránì kan nísìn pẹ bá ti kọ́kọ́ sí first page rẹ̀ wọ́n wà lẹ 99 names yìí wọ́n create impression bí pé bọ́lọ̀ ti sọ fàátí àti bá kọ́rà kalẹ̀ sínú tẹ́fẹ́ kàyí o ó pẹ̀ tọ́sọ̀ kalẹ̀ náà ní ọ̀dá o torí kò rí bẹ́ in ń rú hadith ibn Mas'ud náà lọ ń bí hadith ni kọ́mẹ́ntì lẹ́yìn kíni lẹ́yìn hadith annabi nínú àwọn tó gba hadith yìí wá òun náà lérò dáadáa láfi lérò dáadáa nìkan tó ń gbà mí kí lérò dáadáa tó gbèrò ní pé ah ó kọ 99 yìí jẹ́mi ó gbìyànjú báwọn èèyàn sáájọ́ òkọ tó lọ́lá tó bá ẹ̀bí yẹn bá máa tó lò ojú ọwà lìjẹ́ náà èmi ó gbìyànjú yí wa fúnra mi kí má wà já ládàá nìkan jẹ́ àkọ́dà yí jáwọn èèyàn náà mọ̀ òun lọ sọ̀rọ̀ kìísà nẹ́bì mọ́ òun ló ní wàhíyà àwọn okọ náà ní o láti ń tó lé láìmẹ́yẹ ọgọ́rùn ọdún láwọn alfáà sọ eléyìí o wọ́n ti sàlàyé o pẹ̀hùn àdíta lẹ́gbẹ̀ bá wọnú Bukhari tó tí rí mìdí lọ ọ̀lẹ́bí ní rí wàhíyà mẹ́ ibi àdífẹ́ ń parí sí ni man a sọ ha dakhala al ibi tí problemu ti wá dé ni pé àwọn ọkọ̀ tí ààrẹ ní àlìyàkínú kò sẹ́rí pọ́lọ̀run jáwọn ọkọ̀ wà gbogbo ẹ̀ ní ṣe 99 names of almighty Allah kọ́lẹ̀ lómi fi ń jẹun tí ń ta kàlẹ́ndà lọ́dọọdún ẹn tí ọba mọ́ ọlọ́run lè yáfẹ́ àmọ́ ìtọ́ ti ni ká wá máa tẹ̀ sí kíni ṣe ara ara ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ náà òun làwọn alfáà fi ní nǹkan kan ọgbọ́dọ̀ kún ìdábá pè ní mushaf ọ̀rọ̀ ọlọ́run lásẹ́ pọ̀m̀bélé nìkan wà bẹ́ ọ fún tẹ̀fsíru pẹ̀lú ya eléyìí o láti ìpìlẹ̀ rẹ̀ tó fi dé parí o kílẹ̀ bá mẹ́ ọ̀rọ̀ ọlọ́run torí náà ọjọ́ hadithu ti Ibn Mas'udi náà àmá níyàn dáadáa wá pé káwá rí àṣìṣe káwá sí kíni káwá fọwọ́ bò fi speak out ni wọ́n fi sọ pé a ah, inú 99 tó wí yóò eléyò ibẹ̀ o eléyò sínbẹ̀ o eléyò sínbẹ̀ o eléyò sínbẹ̀ o agbọ̀yé ń bẹ̀ ní nísìn pé n ti ní kèso kọlọ́n tí èyàn lè fi ábùdù kún ẹ̀yìn ó lè fi kún torí implication ẹ̀kọ́ ọmọ fi ábùdùkún wọ́n tí wọ́n ń kìlọ̀ fún pé ẹmẹ́jẹ ábùdọ̀rọ̀ sí ìdì máa tó ń gbé fi mílẹ̀ o kìlọ̀kan jẹ ọkàn o in yọ̀rọ̀ kó lọ́rùn rẹ ni torí bí èyàn bá mọ̀ pọ́lọ̀wọ̀ ejò kọ̀ọ̀kan tó wá ní tún láàṣì ọmọ jẹ ni ẹ̀ṣẹ̀ ni o wọ́n lọ́lọ́wọ̀ ejò kọ̀ọ̀kan ọwá ní kò sí ìtọ́kọ̀ ọlọ́wọ́n mọ̀ jẹ́ ọkọ̀ ìtúnmẹ́ ní pé kọ́ ọmọ fi ábùdùkún ọ̀n sọ pé ọlọ́run fi ọkọ̀ àfikọ́ mọ́

èyí wọn bá láàáfíà wá fún ọjọ́ ọmọ wá pé oókọ̀ tọ́lọ́run ọ̀jẹ́ túláàsì kọ máa jẹ́ kọ̀dá o ọlọ́run kọ mẹ́sà sàmọ́nà mọ̀ fẹ́ ká débi àdúà yẹn ká tó stop wàlè ahmad amin hadith ibn amrin eh, al'imamu ahmad gba hadith mi wá látọ̀dọ̀ ibn amri kí ló wí ẹni tí tíyàrọ̀ ta wí àríjà ń káwọ̀ ààrẹ yóò fò akọsẹ̀ lójú ọ̀nà man rọ́dáhù an hajjati ẹni ọba ṣe pé lórí àwọn eléyìí ló torí ẹ̀ padà ibi tí tí ń lọ ní ọlọ́mọ́ in tí fẹ́ ṣe ní òṣe mọ́ òun ní fàkọ́d àṣọ̀rọ̀ká irú èyí ń lọ́sẹ̀bọ̀ ọyàtọ̀ fẹ́ ni tí ọkàn wúyẹ́ sí ọkàn rẹ̀ kọlu fama kafaratu dhalik wọ́n ni wọ́n wá bèèrè pé ẹ̀dàkùn kí wá ní kàfàrà rẹ̀ e àmọ́ àti ma ṣe ìmọ̀ wá lọ́kàn wà wọ́n ni tẹ́ ma wí eléyìí hadithun sahih àdúrà tẹ́yàn ma ṣe tọ́ lálàáfíà ní pé Allahumma la kíyàn ọmọ ìṣe gbà tó bá ti rí tó rúyẹ́ lọ́kàn rẹ̀ àbí ọ ti ṣe tán lọ wá rántí ọwá ní allahumma la khayra illa khayru wala tayra illa tayru wala ilaha ghayruka ọ̀dá ẹjá kọ kakọ àwọn ọmọ wa kakọ àwọn ìyàwó wa kakọ àwọn òbí wa kakọ àwọn wà láìláha wáyé bẹ́yàn bá ti ṣe lé pẹ̀lú ògùn ọlọ́run yọ́ pa ẹ̀ṣẹ̀ èyí tí èyàn gbàgbé tó ṣe tí ó ma yọ́ parẹ́ àbí ìtọ́kan wá sọ́kányà yọ́ parẹ́ bí idhnillahi ta'ala وله من حديث الفضل بن عباس رضي الله عنهما كما الفضل بن عباس ناتون بحديث واتين ويرنتي حديث ابن عمرو وي كلوي ان انما الطيره ما امضاك او رد in ti ń jẹ́ ti yára tọ́lọ́run àtànẹ́bí ọ̀fẹ́ òun ni tó pùsì rẹ tó fi ṣeṣẹ́ àwọ́rọ̀ dáka àbó tí ń ṣe lọ tẹ́lẹ̀ wá torí ẹ̀ ó ṣe kíní هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم جزاكم الله خير الجزاء آمين أبرا بأ الله كبا سني يسولوري أنفال لو يبير ليتي يسفوا أبرا بأ الله كبا يسي أنفال فانا لي أتني أجاب دي القيامة so lálàá ìgbà àkókò ma abala ìbéèrè ni àwàyí ọ̀tún fi ń tó mi létí àníbínú àjọmọ́ ìbìrìtọ́lọ́ so ọmọ ìyá wa láti Togo àtàwọn alúmínà so wọ́n ti ń dámọ́ àwọn prof lórí àwọn asìlá kọ̀ọ̀kan tó rúwọ́ lójú so wọ́n sì ní ìjẹ̀rán lórí ẹ̀ so wọ́n ní kí apáyọ̀ndá kí á fún wọn láàyè so sí ilé pa wọn sí láǹfààní àti rí prof wa kọ́lọ̀ járí wọn pẹ́ so wọ́n yá ká gba mélòó kan díẹ̀ láàánú ó béèrè tiwa ọlọ́run kò sàn wọ́n lẹ́sàn rẹ̀ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Wa alaykum assalam. Béèrè tèmi ni pé Sọláàtì tẹ̀sí bí. Ṣé bídíà ni àbí bídíà kọ́? Salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Béèrè tèmi ni pé Sọláàtì tẹ̀sí bí. Ṣé ni àbí bídíà kọ́? Salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Béèrè ni pé Okay. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Salatu tasbih, in tí wọ́n ń pè bẹ́ẹ̀, òun ni náfílà kan tí háìá rẹ̀, yíyàn rẹ̀, ọyapa sí gbogbo bá ti kírun ta mà. Yẹni pé, ẹ̀rí pé bá ti ń kírun ọ̀ranyàn tí ìbá ṣe pé a mọ̀ pé mọ̀dà níyàn pọ́ràn àyàn ní kọ́dà bá bá fẹ́ yẹn náà fílà náà bákan náà láàkì ibi tá ń kéwú jákè náà àyàn ń bẹ náà fílà náà tàá ṣe kíní tàá kéwú jákè ń bẹ ibi tá ń kéwú jẹ́jẹ́ náà àyàn ń náà fílà náà tàá bá àti kírun generally àtọ̀ranyàn àti náfílà sọ̀látù tẹ̀sìbíhì yìí ó yàtọ̀ òun lọ́rọ̀ àwọn alfáà pé méjì lórí ẹ̀ arínà àwọn alfáà tí wọ́n ní gẹ́gẹ́ bí n ta kàlẹ̀ kan pé àwọn rí hadithu bí sanadin sahih tí ó ní ànábì kọ́ ọ̀kan àwọn sọ̀hábà pé kó máa kírun báyìí bí o lè kí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àbí lóṣooṣù àbí ó kéré jù lẹ́ẹ̀kan lọ́nà púpọ̀ ní àwọn alfa the same hadith yìí gẹ́gẹ́ bí a ṣe kà nísìn sanadun sahihu àmọ́wọ́rí nǹkan míì tí ń bí hàn fàdíìtì yíò ṣe gẹ́ni kò lẹ́sẹ̀ lẹ́ àmẹ́sẹ̀ ráta àwọn alfa alákọ̀ọ́kọ́ àtàwọn afẹ́ ẹlẹ́ẹ̀kejì kọ́dà fún súnnà nínú àwọn àfún súnnà náà ara wọn tí wọ́n ní hadithu sọláti tasbihi yìí ó se gíní ọlẹ́sẹ̀ lẹ́ a sì rá àwọn tó pọ̀ tí wọ́n ládìísù yí ò ní ẹsẹ̀ ńlẹ̀ àwọn tó wá ní ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ yìí tí mo wí lákọ̀ọ́kọ́ òun làwọn wá fi kún ọ̀rọ̀ tí wọ́n pé inú tí ó fi yàn lọ́kàn balẹ̀ nù ìrun yìí ni pé èése tó sépa gbogbo ọ̀nà dá fi júwe náà fílà fún wa torí náà ìmọ̀ràn òun ni tó wá nù hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ni dáa ma yaribuka ila ma la yaribuka annabi ló wí bẹ́ẹ̀ gbogbo tí ó bá máa ní àbọ̀ wọlé àbí ọ̀wọlé annabi ni ọ̀rọ̀ alkiyama tayọ jẹ ń tawó bọ́yá yọ bá bí ọ̀bá bá mọ́ sọ wáyé wá tún mí ìta ni wọ́n ẹgbáyé mọ́ kò sí mọ́ ẹ̀dàkùn ẹja gbọ́ dáàmà yàrí búkà ìlàmà láyàrí búkà yé ànẹ́bì fẹ́ràn wa púpọ̀ pé ọ̀rọ̀ alkiyame ṣe jẹ́ ń táwó bọ́yá yọ bá àbí kò ní ṣe gíní torí pé ń bó ló ti mọ̀ pé ọba ọdún lẹ́yìn ikú tí ọba wá bá sọ padà wá tún ní náà fi là pọ̀ tó lálàáfíà tó bẹ̀ẹ̀sẹ̀ rinlẹ̀ tí ò sí rújú ń bẹ́ tí ò sí èméjì ń bẹ́ torí náà bí ọ̀rọ̀ sọ̀látù tasbih ìkìrí nù wallahu a'lam assalamu alaikum wa rahmatullah wa barakatuh alhamdulillah adúgbà fún ọlọ́ ẹkàlẹ́ ustaz akó kan ní ọwọ́ yìí Eh, àwọn àbẹ̀rẹ̀ márùn ún tí mo sẹ́ndẹ̀ ránṣẹ́ lónìí ní kọ̀kọ́ mbẹ̀ eh, ẹ bá wa fi pààrọ̀ ẹ̀ tí mo sẹ́ndẹ̀ kan yìí nísìn nǹkan tó fa ni wípé ìbéèrè nípa kó ní aláìsàn tí ó bá ní agbára láti ṣàlùwàlà kó ní ó ṣe ni ọmọ ìyá yẹn béèrè àmọ́ a rí wípé èsì rẹ̀ ti wáyé nínú ìdá ẹ̀ eh, wútúbà tí. Eh, professor ṣe ní on the twenty seven oṣù kọkànlá a rí wípé èsì rẹ̀ ti jẹyọ níbẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run á mú èsì náà níbẹ̀ á sẹ́ńdẹ̀ ránṣẹ́ sí ọmọ ìyá wa tí ó béèrè ìbéèrè náà kí ẹ fi bá wa fi ilé fi pàrọ̀ rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ọ̀dá ẹ máa ṣe yíò kẹ́nìkan bẹ̀rẹ̀ ní ẹjá àgbà kan bí ẹni tí ó wẹ ìwẹ̀ jánábà ọ̀dá ẹni sòwè àbí ìwẹ̀ jímọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìgbà yẹn tí ó ń nura lọ́wọ́ tó wá ṣẹlẹ̀ wípé ọwọ́ rẹ̀ ó kan ojú ara rẹ̀ àbí ó kan àzákàrí rẹ̀. Mm, mm. Ǹjẹ́ irú eléyìí ó ba àlùwàlá tí ó ṣe nínú jánábà yẹn ǹjẹ́ ó ba àlùwàlá yẹn jẹ́ mm. débi wípé bóyá kò lè fi kírun àbí kò lè fi gbé alukuran ló nídìí láti lọ ṣàlùwàlá mi kó tó di wípé yóò kírun. Ọlọ́run ọ̀sán ilẹ̀ sàdára. Ẹ̀rí ìdáhùn lẹ́yìn lérí eléyìí ọ̀jìnà púpọ̀ sí tí a sọ lórí ọ̀rọ̀ sọ̀látù tasbih yìí náà annabi wa muhammad sallallahu alaihi wasallam hadithu annabi méjèèjì lọ́lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n lá annabi ní man massa dhakarahu falyatawadda ẹni ó bá fọwọ́ kan àzákàrí yàtàwàbọ̀ kọ́lọ̀ tán lù alámi nínú hadithi mi wọ́n lẹ́nìkan bí annabi sallallahu alaihi wasallam pé ọwọ́ òun kan ojú ara òun wọ́n lànàbì dá lóhùn pé á ah, in huwa illa bid'atun minka ẹbẹ́ ah, yẹ ọ̀kan ara rẹ̀ náà ni ọ̀fọwọ́ kan ni bẹ́yàn bá fọwọ́ kan ojú ara rẹ̀ yọ́ mọ̀ wáyé bẹ́ẹ̀ ibẹ̀ ń ní sí àwọn àlfáà wà láti wá bá wa kó méjèèjì papọ̀ bó láti gbọ́yé hadithu man masa dhakarahu falyatawadda arínú àwọn àlfáà orísìírísìí masálikù làwọn àlfáà ní àwọn àlfáà mẹ́ àlò pé ní ẹjá wo déètì hadithi méjèèjì níjò la wélé yìí Ah, bọ́yá lọ́dún kejì ìjọra ni níjò lànẹ́bí wélé bọ́yá lọ́dún karùn iná ọ̀nà tí wọ́n fi ṣe jamu'un bayna al-adilla wọn ni àgbò ah, ti jẹba ẹ̀ta nẹ́bí wí lọ́dún karùn òun láàṣẹ kíni òun láàmà lò a jẹ́ pé ìdájọ́ àkọ́kọ́ nù ìdájọ́ míì ló ti wá ṣe násìkò rẹ̀ àmọ́ in most cases in man difficult láti establish rẹ̀ nígbàtí ipá wọn sọ̀hábà ń kọ́ déjì kalẹ̀ pé

ọgbẹ̀yìn òun ló jẹ́ jẹ́ pé jùmúrù àwọn àlfà wọn èé fara mọ́ annabda abinnaskhi fil jami' bayna al-adilla kò ipé ní àkọ́kọ́ ta kọ mọ́ wá bá bá fẹ́ pé bó láṣẹ kwàdìtì méjì pọ̀ tọ́dà bí pé wọ́n fẹ́ takora wọn jùmúrù àwọn àlfà min al-malikiyyati ni wọ́n takò àwọn àlfà ulama ul àwọn ni wọ́n máa bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí ni násìkò lápọ̀wó torúpọ̀ yíò ní pé the simplest way àmọ́ the simplest way yí o difficult òun làwọn alfáà fi ma fàgọ́là káwò àwọn ọ̀nà míì lára ọ̀nà míì tí wọ́n máa wò ní pé bọ́bá ipá nẹ́bì kan kankan bì kan tó ní ẹ mẹ́sẹ̀ ó sì wá ní ẹsẹ̀ bì kan mẹ́sẹ̀ òun ni ó borí ẹsẹ̀ inú ọ̀nà kan inú àwọn ọ̀nà míì hadithu yìí ọ̀kan wà sarih ìyẹn ni pé ọ wà straightforward ẹni ọ bá fọwọ́ kan ojú ara rẹ̀ fàálì yẹ́tẹ̀wọ̀ gbọ̀ kọ́lọ̀ sàlùwàlá ẹ̀dàkùn sí èyí ò ní ìdàfà kí yíò tó gbọ́ yí gbogbo ẹni ọ bá gbọ́yìn ní ọmọ pé ah, àṣí fọwọ́ kan àdákàrí bá àlùwàlá jẹ́ àdíìtẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbìyànjẹ́ bọ́ kan ní ara rẹ̀ náà ni ọ wà subject to interpretations yóò ṣẹ̀ṣẹ̀ nídi kéyàn ó dé lẹ́bù kan bí kégbìn ẹ̀yìn ìta nẹ́bí wí ni pé ẹbọ́kanú ara rẹ̀ náà ni a jẹ́ pé bọ́ ọba fọwọ́ kan lẹ́yà alùwàlá rẹ̀ kọ bá alùwàlá jẹ́ torí ẹ̀ ni ìmọ̀ràn àwọn alfáàlẹ̀ mínú òfin yí ni mo fi lọ́jọ́ tàkọ́kọ́ nìna gbìyànjú bọ̀ bá ń wẹ̀wẹ̀ jánábà mọ́jọ́wọ́ rẹ̀ ọkàn ojú ara rẹ̀ kọ́ra rẹ̀ léyìn òun lẹ́jì rí pé ní bí islam ti tó kọ̀ dàrú ọ ti kọ́kọ́ fọ ojú ara rẹ kó tó dípò ṣe kí ni àbẹni tí ọba mẹjá nẹ́bà awẹ́ ní ọ́sàlù alátán ní ọjọ́ àmọ́ tábà ó ti kọ́kọ́ tábà bọba tábà tán ọwá ṣe àlùwàlá wáwẹ́ èyí òun ni ọfọkàn balẹ̀ ya mo ti ṣe àlùwàlá lẹ́yìn gbàmọ́sàlù alátán ẹ̀ ọwọ́ kan ojú ara mi mọ́ irú àlùwàlá báhùn ò lè lọ fi kírun ọtí ẹ̀ gbọ́dọ̀ fi kírun ni mò jí lálùwàlá ni kìí ṣe pé èyún náà kákìlọ̀ fúnra bọ́ bá ti sàlùwàlá ń gba ajá náà bà kò nílò ń tún àlùwàlá mi ṣe mọ́ àlùwàlá rẹ̀ ń gbò ń wẹ̀ náà tí ọba ti já ó gbé ọgbẹ̀rún rẹ̀ àmẹ́ rẹ̀ ni tọ́ bá fọwọ́ kan ojú ara rẹ̀ káwí ilẹ̀ kan sí pé dáàmà yàrí orújú ọjọ́ orí bákan pẹ̀ẹ̀kan tún alùwàláṣe ìtàlùwàláṣe rẹ̀ yíò ìṣẹ́sẹ̀ tó ti yé torí náà bó ti jẹ́ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́pàá sí ilé ṣe lórí rájọ́ ṣọ́lọ́ question mi ni pé mo sálámà sí ọkàn náà àmọ̀ ya tí mo gbé ọ̀rẹ́ mi dáadáa ni ọ̀rẹ́ mi kan wà ọ̀rẹ́ mi kan wà jọ pé ọmọ ìyá dáadáa ni mo sálámà sí so mo sáà pé kò dá mi lóhùn tó a pè pé kí ló dé mo sálámà sí ọ ẹlẹ́gbẹ̀ẹ́ ní ẹlẹ́kejì báyìí kò dá mi lóhùn wá ní pé àwọn kan wà tó wọn mọ́ gbé lẹ́kṣọ̀ wọn wọn ọ̀dẹ̀ láìkì wọn wọn ṣe ọ́súnà inú wa sàwà fọ́mílé láti gbà wọn mi má tí lè ṣe ṣe ní béèrè ní ni pé òun náà ni yí yà ni mo wá béèrè pé ẹ̀yẹ́ ṣàdúrà fún wa àwọn yìí ni tọ̀ bẹ̀pẹ́ ṣe mi gangan ni pé ó wá sọ̀rọ̀ kan pé ẹ mùsùlùmí generally bóyá ọlọ́run ṣe dá wa pé mùsùlùmí ò pé mùsùlùmí ò pín kì í ṣe adìlù ẹ pé mùsùlùmí gangan fúnra rẹ̀ pé sí adìlù ni ọlọ́run fi dá wa ní àbí dúlù pé àbòsí gangan ní ìpìlẹ̀ mùsùlùmí kì í ṣe adìlù bẹ́ẹ̀. ẹ dákun ṣe rí oṣù kan ni à ń mo sì yá àlámẹ̀lọ́ mo fi lẹ́kọ̀ọ́ yìí sọ́kàn púpọ̀ yìí ó yẹ kí n wà ní kọ́nfẹ́rẹ́nsì union of african muslim scholars lásìkò kí n bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí àmọ́ mo wò pé oṣù kan ẹ ti fọkàn sí ọ̀pọ̀lọpọ̀ ó ti wá kán wá pé àwọn tún láwọn lọ pọ̀ láì ní jẹ́ kí n fọkàn sí ṣe rí gbogbo àwọn ìbéèrè yìí ẹ má jà máa fi waste time ara wa ìbéèrè kí ni bó ẹwọ́rú táwọn ọmọ ìyá wa láti Tógò ń béèrè mo fẹ́ sin lọ́hun bó lẹ́sìn mi ò ti ní èyí ẹ̀rá wọn tọ̀hún ọlọ́run fọ́nà ọlọ́run ó sì la gbogbo wá níbi àbúrú wọn bẹ́yìn ọ̀bá ti yà sí tí wọ́n ń ṣe yọ padà rẹ̀ já wọn tó ti yé bó ti jẹ́nu ẹn tó bá ní béèrè mí àwọn obìnrin tí wọ́n bá ní béèrè ẹ̀lákan ẹgbí fún wọn fún ọkùnrin ránṣẹ́ so ẹlọ́pẹ́ ni ní wọ́n láwọn láwọn ọ̀rẹ́ tí ó jẹ́ tẹ́bílẹ̀kì àti àwọn tìjàníyà ọ̀dà wọn máa píchì tí yẹ́ súnnà fún wa nígbà tí ń sin so wọ́n ni máa dìnáyà wọn so wọ́n ni bọ̀t àwọn fẹ́ kí àlàyé ó tún wáyé lórí ẹ̀ púpọ̀ pàápàá jùlọ ìròyìn because wọ́n respect yín wọ́n sì mọ̀ pé ah, ọlọ́run pẹ̀lú yín wọ́n ni bọ̀t àwọn wò pé tọ́bá gbọ́ lẹ́nu yín bóyá rú mọ́ni hajj tán wà ẹ̀ sófin ni àwọn tìjàníyà ni ni so pé bọ́yọ́ lọ́run lè sí rọrùn fún wọn láti pé wọ́n gbàgbọ́ ìsúnà ọlọ́run ó ṣe bẹ́ ẹ̀rí òdodo pé méjì ọ̀kan náà ni Anas bin Malik radiyallahu anhu ta ka hadithi rẹ̀ lónìí òun náà ló tún gba hadithi tí mo fẹ́ kàí ọlá nabi sallallahu alaihi wasallam ọsọ̀fá àwọn ìjọ kan pé iftaraqatil yahud إلى إحدى وسبعين فرقة وافترقت النصارى إلى ثنتين وسبعين فرقة وستفترق هذه الأمة إلى ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة وفي رواية سأن الرسول صلى الله عليه وسلم من هم أهل هذه الفرقة قال الذين هم على ما أنا عليه اليوم أنا وأصحابي àwọn ọmọ ya wá tí ẹ wí àtẹlòmí náà ọlọ́mọ́sá pẹ̀lú wọn kọ́ pẹ̀lú àwa náà kágbọ́rọ̀ sọ́lọ́wọ́n àtànẹ́bì lẹ́nu ẹ̀rádìí àtànẹ́bì yí ọ̀yẹ́jú gbogbo ẹ̀ kèé ṣe pé àjòjì ni pé ìsìláàmù pé oríṣiríṣi ọ̀nà bá ti ń rí ẹnìkan tẹ̀bìlìgù ní ẹnìkan ní tìjàníyà ní ẹnìkan ebí kan mọ́ sọ ní jẹta ń bí kútúbà mẹ́un tó ní àwọn èèyàn ma bọ̀ kó ń fẹ́ ṣe mọ́lúdì ànẹ́bì Ìsá ní jẹta kírísímásì ọlẹ̀ póstà ó sì gbé bọ́tò Jésù sí ó sì láwọn èèyàn wá ní 25 December àmọ́ ò ṣe kírísímásì o kí ní ṣe mọ́ olúdí ànẹ́bì ìsá rí pé ọlọ́run ó ṣàánú wa ní gbogbo ẹ̀lá ànẹ́bì ti ní wọ́n yà pátánì rẹ̀ èyí na ó kọ náà ní pín àwọn èèyàn mùkádàmù ni tọ̀rí kọ́tù nìyà síyà lọ́kọ síbẹ̀ ẹ̀dàkùn sí tànẹ́bì náà ya kò sí kírísímásì mọ́lúdí ànábì Ìsá ní sí aléhì sọ́látù torí náà yóò pé oríṣiríṣi ọ̀nà ànábì ní yóò pé 73 ẹ́bí eléyìí islamu ni ẹ́bí tọ̀hún islamu ni ẹ́bí eléyìí islamu látọ̀dọ̀ ọ̀nà kan ọwọ́jà ọ̀nà kan lọ́wà àlìjẹ́nà ọjà lọ́pọ̀lọpọ̀ ọ̀nà wọ̀ lọ́nà kan lọ́wọ́ àlìjẹ́nà o ni ìlà wàhídà àyàfi gbogbo 72 yóò pọ̀ ọlọ́run nígbà kọ́dà bí wọ́n ń se lóòkọ́ kíni lóòkọ́ ìsìláàmù àwọn sọ̀hábẹ̀ bá wa sàlékùn rẹ̀ fún wọn wọ́n wá bí ànábì ìjọ náà pé à ẹ̀dàkùn bó láti wá mọ ọ̀nà kan ohun tẹ́yìn ní kó sọ́wọ́ lọ́wọ́ ànábì ní olè o manhum ala mithli ma ana alayhi al-yawma ana wa ashabi ẹni ọba fẹ́ wà nínú ẹ̀nà kan yìí kọ́ sáti má ṣeṣẹ́ kọ́ má gbéṣẹ̀ kúò lórí ń tẹ́ bá tẹ́mi àtàwọn sọ̀hábẹ̀ mi ń ṣe lónìí gbogbo ń tíyàn bá ń ṣe tí ọ̀bá ti lè bí rẹ̀ mọ́ challenge gbogbo àwọn tẹ́wí àtẹ̀lómìnà bọ́ọ̀nù yàrá rẹ̀ òbíra rẹ̀ pé in tí ń ṣe yìí síbà nẹ́bì ti ṣe nù tọ́rà nẹ́bì ní ọ̀nà kan tó wà lè jẹ́ òun ní gíní èyí tẹ bá tó ń ṣe lónìí lónìí ìjọ́ wa atmamtu alaykum ni'mati al-yawma nǹkan náà ni ọjọ́ kan náà ni tó ti lélẹ́gbẹ̀rún ọdún lónìí gbogbo tí ọba sí ń gbà náà kò sí nù tọ́lọ́wọ́ tẹ ọgbà ma lọ́nà òun nìkan lọ́nà tọ́lọ́wọ́ gbà al-yawma akmaltu lakum dinakum al-imamu malik bin anas imamu malik gbogbo wa ma nìna ta ma gbọ́ òun imamu malik bi ni ma lam yakun yawma kaina yawma malik nínú ọ̀rọ̀ ayà yìí àtàdíìsì anẹ́sì yìí in tí ẹ̀yàn ọgbọ̀yé ń bẹ̀ ní pé ma lam yakun yawma idhin in tí ó bá jẹ́sìn gbọ́nà kò lè jẹ́sìn tálìkì àmì o in tí ó bá wà nínú ìsìláàmù gbọ́nà bẹ́yàn lẹ́ẹ̀má àlẹ́má ni man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ní wà sọ́tàn kan fún yín nílùú iná ló ti ṣẹlẹ̀ kọ́lọ̀ mọ́sá àjọ wọ̀ wọn létí kó sàlékún mọ̀nà fáwà náà àwa náà pa mọ̀nà tán o ẹni ọba lóhun mọ̀nà tán ọfẹ́ ṣubú ọfẹ́ sọnù ni o tá nẹ́bí ẹkù láyé là nẹ́bí ń ka ihdina as-sirata al annabi anu hadithu yalla wa umu salama ó ní àdúà tó ta annabi ma ṣe jù ní pé allahumma ya muqallibal qulubi sabbit qalbi ala dinika èyàn gbọ́dọ̀ jore lójú o ora bo jo sunna nbi sunna na làwọn kan ni ti gun ko je we lónìí olon ko mo sa wa mo kan kan wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ níṣẹ̀lẹ̀ wọ́n wá wọ́n láwọn fẹ́ sálámà sí àwọn tó jágbà fà nínú ìlú gẹ́gẹ́ bí òsìlúbò dáwà ya àbájá wá o ó sì wà nù súnà nẹ́bí tanzilu náà sí mẹ́nà sílà ẹ̀fà àwọn èèyàn tó lọ́lá tó nípò ẹ̀fì wọ́n sípò wọn bí wọ́n ti wá ń kí àwọn àgbàfà kí wọ́n ni wọ́n dọ́dọ̀ àgbàfà kan wọ́n bá wọn ń se sáwí lọ́wọ́ ẹwọ́ ah, lẹ́ ń se yọ́nà ah, tàríkà tàríkà àtàwọn ìgbà ẹ̀ẹ́ irú tàríkà wo ni wọ́n ni kàdìríyà tàwọn ń se èése àwọn èése tìjàníyà ah, <laughs> kèfèrí àdá èé ṣe gbáàrídá ma ṣe mọ̀ ọ̀dá nínú àwọn tàríkà yìí èwo la nẹ́bì ṣe mẹ́ èyí tó pani lẹ́rin tó pani lẹ́kún ọ̀nà pé àfáà náà dáhùn lóúnjọ náà pé á kàdìrí là nẹ́bì <laughs> ṣe rí pé ọpanilẹ́gún ọ̀sẹ̀ panilẹ́rin àmọ́ hikima bẹ̀m̀bẹ̀ mbembe dọ́jì ánsà ní ọpọ̀síbù torí kọ̀yẹ́kùn náà rẹ̀ torí pé ánsà náà ní fún pé kò ń bí ọwà yìí ọ̀dà agbọ́pọ̀ <laughs> èyí ni wọ́n ẹ̀wọ́n <laughs> lèyàn fi máa sọ pé Sheikh Abdul Qadir tí wọ́n bí tí è sọ gọ́rùn ọdún <laughs> lẹ́yìn bàtà nẹ́bí ò sí mẹ́ kíyàn wá pé tàríkà rẹ̀ ní àbíṣọ́ àmọ́dá ti já ní tí gbé àìmẹ́yà àìmẹ́yà ọgọ́rùn ọdún kíyàn wá kẹ́nìkan náà pé tàríkà ìtúnmẹ́ ní pé ànẹ́bí ò sí mọ́ ni wọ́n hun bàbá gbé ilé ìṣẹ́gbẹ̀ <laughs> <laughs> gbé ànábì ní ló ní ìdí ń sọ̀rọ̀ yí o ẹni ọ bá wà lórí tẹ́mi àtàwọn sọ̀hábẹ̀ mi ọ wà ló níhun sí òun náà lọ́gọ́rùn ọdún lẹ́yìn ìgbàni òun náà lọ́gọ́rùn méjì mẹ́ta mẹ́rin lẹ́yìn ìgbàni bẹ́ẹ̀ náà ní ti tẹ̀bùlégù náà òun lọ́jọ́ jẹ́ pé májẹ̀mú mélòó ní ìbáadà ní méjì àníyàn kó kan òun ni al torí ká mẹ́jàmbá wọn ọ̀pọ̀lọpọ̀ wọn láníyàn tó dájá lùsúnnà lọ ń ṣe wàhálà lórí rẹ̀ ó rò pé tí ń ṣe pé á n bá ní àbá dá àfikáwá sí sẹ́bẹ́ ní ọlọ́run fi ìsìláàmù rán bó ti ṣe ọ̀nà ń pè ní mọ̀tábà láwọn àfáà fi ma ní májẹ̀mú méjì náà lọ́lọ́run béèrè lọ́wọ́ wa gbogbo ń tábà láàfi sí lọ́hun káníyàwó dá kọ́mọ́ ipá níyàn mí àfẹ́ se bá nẹ́bì ti se torí náà ẹlẹ́ ìtawí náà ọlọ́wọ́ jọ ọwọ́ wọn létí yóò fẹsẹ̀ àtàwà àti àwọn náà yóò fi rinlẹ̀ lórí tí a náà sì wí tàbí pé àlìyàwòmà tí kùránì náà pé àlìyàwòmà àlìyàwòmà tó dé ìjọun òun náà tó dé o gbogbo tí ọba ti jẹ́sìn ní ìjọun o sallallahu alayhi wa sallam wallahu ta'ala a'lam ọjọ́ ti lọ sáwọn obìnrin ní bèèrè ayaka gbà bèèrè tààrà ní wọ́n ni dr ọlọ́wọ́ ní kí ni ìmọ̀ràn tí ẹni fáwọn wọ́n ni ọ̀kan náà obìnrin pé e sọ wọ́n ni ẹni ẹ máa ṣe gíbà púpọ̀ wọ́n sì máa wọ́n ní máa ṣe gíbà gíbà ok ìmọ̀ sọ́rọ̀ ẹ̀yìn so wọ́n náà máa wọ́n mẹ́ pé kò yí padà wọ́n ni irú àwọ̀ làwọn lè kọ́ sí ẹni bẹ́ẹ̀ Eh, ẹni yìí wọ́n lọ́jọ́ lọ́rọ̀ ẹ̀yìn wọ́n sì ń kìlọ̀ fún eh, kí gbogbo wa náà ma eh, ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dá o ọ̀dá nìkan kọ́ àkóbáni fún yàn àkóbáni torí inú tí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ fi wà ma ẹ o ọlọ́run fẹ́ ká jìnà sí ló fi wé tó fi wéhun ayuhibbu ahadukum ayyakuna lahma akhihi maitan tumu ọlọ́run ní bí ti ní tẹyin lọ́rùn kí wọ́n máa ròyìn yé pé èèyàn ni wọ́n máa ń jẹ ajẹ èèyàn lálẹ̀ gbọ́ tí wọ́n ó kì láyé ní ẹ̀rin ní lẹ́yìn bí ìgbà olúwa ní mọ́ mọ̀ pé fákàrí ìtùmú ẹ̀yin náà ọkọ̀ bẹ́ẹ̀ ti kọ́kẹ́ máa jẹrin ìyàn ni ẹkọ́kẹ́ máa sọ̀rọ̀ wọn lẹ́yìn torí náà arábìnrin ibò náà bá ń gbọ́ lọ́bá sì padà máa gbọ́ aburú ni o ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ó sì léwu fún mùsùlùmí kókún dán ọ̀rọ̀ ẹ̀yìn tọ́ ìyá tó wá béèrè pé kí ni ó jẹ́ pòsíṣàn tòun pẹ̀lú rẹ̀ pòsíṣàn rẹ̀ ni ni àwọn annabuwa muhammad sallallahu alaihi wasallam ó ṣe dáwà tí tí tí tí tí tí tí fàbù tọ́líbì kò jọ rẹ̀ ń títí àbú tọ́líbì fi ń pọ́ kaakú ànábì sí ń lérò pé yọ gbà náà bó ti rínú lópin ìgbà tọ́lọ̀ ń bá fún wa láyé dáwọ̀ gbọdọ̀ súwá sí torí náà arábìnrin yìí ọlọ́run fún ládá má jẹ́ ọ́ ma tún wọ́nà míì bọ́bá ikú mẹ́tọ̀dù kan ló fi ń sọ fún fún introduce mẹ́tọ̀dù míì tí ó fi yé ìwọ́n ń gba aládá sí ni ọlọ́run ó sì padà bí òun náà gbọ́ àmọ́ kíyàn wá pé mo ti wí mo ti wí kọ́ máa bá ti ẹ̀ lọ́rùn báyìí ká sí rahmatulahi wa barakatuh ìbéèrè tèmi ni pé ṣé ó ní ẹ̀tọ́ sódára kéèyàn máa mú fóònù wọ ilé ẹ̀gbin ní fóònù tó jẹ́ pé bóyá òdìdí àlùkùránì bẹ́ẹ̀ bóyá kíkà àbí èyí tí wọ́n kọ téèyàn máa kà lórí rẹ̀ àbí tó jẹ́ ọjọ́ téèyàn máa gbọ́ ṣé ó ní ẹ̀tọ́ kéèyàn mú fóònù bẹ́ẹ̀ wọlé ẹ̀gbin. Assalamu alaikum. mo rò pa ti dáhùn bẹ́ẹ̀ rẹ̀ ní bí iná dáhùn. Eh, ṣe rí in tí wọ́n ń pè ní al-mushafu al-elektroni al-mushafu al-elektroni òun ni e-copy al-kurani hmm. tí ń bẹ lórí fóònù ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí láàní eh, programu kan software kan tí ó pé ó dìdí kùránì ní bẹ̀m̀bẹ̀ alfa ìwá ní bẹ́yàn bá nírú fóònù tí odidi kùránì bẹ̀m̀bẹ̀ ìyẹn ni pé a ti kọ́kọ́ gbà kákọ́ mọ̀ pé o gbọ́dọ̀ gbódídá kùránì sápò lọ tọ́ílẹ̀tì àbẹ́ ìwọ̀n èyé ó ti yé ó ti yé ẹni náà ọjọ́ kó ti yé ẹni náà àmọ́ tó kù tí èyé ni pé eléyìí ṣe kùránì fóònù ni àmọ́ fóònù tó ní kíni nú tọ́lá alkùránì nú sóhun náà mú dájọ́ alkùránì gá ah, bọ́bá ti fẹ́ kò rí bẹ́ẹ̀ àwọn alfáà ti ṣèwádìí púpọ̀ lórí pé ǹjẹ́ gbogbo ìdájọ́ mushafu tààrí físíkà kùránì ǹjẹ́ gbogbo ìdájọ́ iná láà fún e-quran tí ń bẹ lórí fóònù wa ní kúkúrú ní sọ́márì ní pé kò rí bẹ́ẹ̀ ní títorí pé kùránì ò sí ń bí permanently kèése pé bẹ́yàn bá fọ́ fóònù yí mẹ́lẹ̀ nísìn tó tú wíníwíní kò ní rí àléfù ń bẹ́ bèèlè bá bèèlè yóò rí mímú bísmìláì kò ní rí ń ìmà tọ́lọ̀mbọ́mà nẹ́bí adama tí ọ bá tẹ ápù ní àbí prógrámù rí ní ọ jẹnẹrétì ẹ̀ so rígbà tó ní ìdájọ́ kùránì nígbà ọ pa

ma pa àbíkọ́ tí ẹ̀ wulẹ̀ wárí ń gẹ́ tóònù mí tí ò ní jẹmọ́ torípa àwọn ìdájọ́ mi tún rọ̀ mẹ́yìn inú ìdájọ́ tó rọ̀ mọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń fóònù rẹ lọ́wọ́ ọlọ́run ń sọ̀rọ̀ lọ́wọ́ láàrin ọba tẹ̀pin sọ́mọ̀ pẹ́sẹ̀ lèyìn kíyàn dẹ́rọ̀ mẹ́wọ̀ náà lẹ́nu nísìn ọ̀fẹ́ sọ pé ẹ dìde oní ẹ wọ́n tẹ bá <laughs> báwọn alfáà ti sàlàyé rẹ̀ wọ́n ní kódà kọ́dà èyí wọ́n sọ̀rọ̀ fóònù nìkan kọ́dà bọ́ bá ń play kùránì lórí rédíò rẹ̀ àbí kọmpútà rẹ̀ bọ́ bá stop ẹ̀ yóò dé parí aya ọlọ́run ẹsẹgbẹ́ wa in tó mẹ èèyàn lè gbà kọ́mọ̀ fi lọ́lọ́run ọ̀rọ̀ stop nù ìdáadó kó tó débẹ̀ àwọn àlfáà ní ọ̀dá torí náà yíò náà kàfíèsí ló fi jẹ́ pé ní ọmọ àlàáfíà wá ọwá ringing to me tí ò ní jẹmọ́ àyà kùránì tí ó ma stọ́pù láàrin hádà wallahu a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in